بسم الله والحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد أدوك الله سبحانه وتعالى أترى عليكم كياتي قيرابا fún annabi wa muhammad sallallahu alaihi wasallam àwọn ará ilé rẹ̀ àwọn sàábé rẹ̀ àti gbogbo àwọn tí ó ma tẹ̀lé ìlànà rẹ̀ títí tí ayé ò ní fi jáyé má kọ́lọ̀wọ̀n bá subhanahu wa ta'ala kó ṣe wá ní ọ̀kanú àwọn olórí rẹ̀ bẹ́ẹ̀ inṣá allahu ta'ala ní ìrọ̀lẹ́ yìí a mọ̀ wòye sí ọ̀rọ̀ kan tí ìkanná àwọn tó fẹ́ máa tan ìròrí ṣíà ìròrí rọ́fídọ̀ ìròrí bá ṣe di ọ̀tá àwọn sàábí annabi sallallahu alaihi wasallam láwùjọ wa. Sallam, so ọ̀rọ̀ tó sọ ó wà nínú klípù yìí klípù tí ó ti ń sọ pé òun tẹ́ ń rí yóò ṣíà alì so ó ní ṣíà alì so inú klípù tó ti sọ gbólóhùn pé ṣíà alì yìí ó fi àwọn ọ̀rọ̀kọ́rọ̀ ìsọkúsọ ó fi lọ́lẹ̀ nínú rẹ̀ so ní alákùnrin yìí tó ń gbìyànjú láti tan anùká láwùjọ wa yìí ó sì ń gbìyànjú láti ó sì ń gbìyànjú láti sọ àwọn èèyàn di àwọn tí wọ́n kórìíra àwọn sahaba nabi sallallahu alaihi wasallam torí pé mọ́ sí ma ń bẹ̀rẹ̀ ní gbogbo àwọn tí wọ́n jẹ́ ṣíà tó padà di pé wọ́n ń ṣépè fún àwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam báwọn náà sì bẹ̀rẹ̀ òun náà ni pé wọ́n kọ́kọ́ sọ pé kí ni a ṣíà alì làwọn so ṣíà alì làwọn so tó wá padà di pé wọ́n ṣépè fún àwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam ó sì padà di pé wọ́n ṣe kíni wọ́n kà fara wọn sàábé wọ́n sì ń sọ àwọn oríṣiríṣi nǹkan tí kò sí nínú Islam tá a gbọ́ lọ́dọ̀ àwọn ẹni síwájú rere so ká ṣàlàyé àwọn nǹkan tí ẹni yìí sọ tó fi lọ́lẹ̀ nínú àánú nínú aburú nínú bàjẹ́ nínú da òdòdóorú nínú ìparọ́mọ́ àwọn sàhábà nabi sallallahu alaihi wasallam nínú ìṣe àbòsí fún wọn torí pé ẹni yìí nígbà tó ń sọ̀rọ̀ yìí nínú klípù yìí so tó ń fi anù yìí lọ́lẹ̀ tó ti ń tó tẹ́ àwọn sahaba nabi sallallahu alaihi wasallam tó tẹ́ wọn síta so bí ọmọ ọdún mẹ́jọ gẹ́gẹ́ bí Yorùbá ṣe sọ so tó ti tó sì bẹ̀rẹ̀ sí ń fi wọ́n a tó bẹ̀rẹ̀ fi ń bí fi wọ́n wọlẹ̀ ó sọ ọ̀rọ̀ kẹ́ńbẹ̀ ó ní Abosi so mahma kan ó ní àbòsí lọ́dọ̀ gbogbo ẹni tó bá ti wá èyàn gbọ́dọ̀ ṣe kíni èyàn gbọ́dọ̀ èyàn rẹ̀ ni àti èyàn gbọ́dọ̀ gba àbòsí wọlé gbogbo ẹni tí àbòsí ò bá wá lọ́dọ̀ rẹ̀ gbogbo ẹni tó bá ṣe pé kò bá ṣe pé ọwọ́ rẹ̀ làbòsí ti wá wọ́yé èyàn gbọ́dọ̀ gbá lọ́wọ́ rẹ̀ so ó sọ ọ̀rọ̀ yìí so látara bẹ́ẹ̀ náà nìyàn ti fi afẹ́ wò pé ah, àbòsí tó ga jù lọ àbòsí tó ga òun ni pé kíyàn sí kíni àwọn àwòlìyà ọlọ́run ọba àwọn tó ń lọ lájú nínú al'umma kíyàn sì wọ́ wọn lẹ̀ kíyàn sì yẹpẹrẹ wọn kíyàn sì júwe wọn bí ò sì jẹ́ kíyàn sì parọ́ mọ́ wọn torí pé kíyàn pè ní zulmù kíyàn pè lábòsí ta ní ò sọ fún wa kíyàn pè lábòsí abu ammar kí náà ń pè lábòsí ma huwa zulm wọ́dọ̀ ṣe'i fi ghayri mahallihi kíyàn gbé nǹkan sí in tó yàtọ̀ sí ayé rẹ̀ kíyàn gbé nǹkan sí ibi tí ó yàtọ̀ sí ayé rẹ̀ so èyàn wá gbá wọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam wọ́n ní rẹ̀ èyàn wá gbé wọn sí àyè tí wọn ò tọ́ sí àbòsí wo ló tó ilẹ̀ ẹ̀dàkùn so ẹ rí pé àwọn rò páwọn yanjú àbòsí ni whereas àbòsí gangan náà fáwọn sahaba nabi sallallahu alaihi wasallam wọ́n sì jú ìwọ̀n so látara bẹ́ẹ̀ náà làwọn náà fi wá fẹ́ nabi sallallahu alaihi wasallam bó jẹ́ sí pé àwọn ọ̀rọ̀ náà ti síwájú èyí tó wá lẹ́kùnrẹ́rẹ́ ni níbi ìsàlàyé àwọn àkídà àwọn àdìsọ́kà àwọn rọ́fídọ̀ bí wọ́n ṣe jẹ́ àtàwọn nǹkan tó ma fi ń lò lẹ́rì àtẹ̀yí tó ti síwájú náà ni nínú àwọn ìsàlàyé aburú wọn ní ṣókí bọ̀tílẹ̀ yóò tún fi yé wa sí irọ́ tí a irọ́ alákùnrin yìí tó ń pa àti ìbàjẹ́ tó fẹ́ dálẹ̀ láwùjọ so tọ́lẹ́lòmí ọmọ òkú bóyí òdòdó ní ń sọ ni ó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ rẹ̀ pẹ̀lú àwọn tíra tó lóun gbà lọ́dọ̀ àwọn Rāfidah ó ní wọ́n fún un ní tíra Al-Ghadir wọ́n fún un ní tíra Al-Ghadir tíra al yìí lọ́dọ̀ àwọn Rāfidah ẹni tó kọ òun ni ẹni tán pè ní Abdul Husayni al tíra yíwa ní 11 mujallad abdul hussein ẹ̀ síbọ̀ ó kọ̀rẹ̀ náà so abdul hussein al-umaini so 11 mujallad ní tíra yìí so káwà fi wá gbọ́ yé pé kí láwọn nǹkan tó wà nínú tíra yìí nínú àwọn tíra tó dákọ nìyẹn o nínú àwọn tíra tó ti mú ànù náà nìyẹn o òun ni wípé àwọn Rāfidah wọ́n ní ọlúdé kan tí wọ́n ń pè ní Eidul Ghadir Eidul Ghadir àwọn Ṣíà wọ́n lọ́lúdé kan tó ń pè ní Eidul Ghadir ọlúdé yìí wọ́n bá bàrá rẹ̀ ju Eidul Adha lọ so wọ́n bá bàrá rẹ̀ ju Eidul Adha wọ́n sì máa ń ṣe ní on the 18th nínú oṣù dhulhijjah wọ́n máa ń ṣe ọdún yìí ní on the 18th nínú oṣù dhulhijjah so kágbọ́n nǹkan tí ń jẹ́ al-Ghadir so àwa ma tíra tí ẹni yìí tí wọ́n ní wọ́n fún nínú àwọn aburú nínú àwọn tíra tó ti mú aburú tó ti ń jùlẹ̀ sáwùjọ náà nìyẹn so òjò yìí náà máa ń kílèmù pé ọjọ́ yìí ni annabi sallallahu alaihi wasallam ọjọ́ yìí ni annabi ṣe wàsíyà ló sọ àsọkalẹ̀ nípa ìjẹ́ khalifa ali so lọ́dọ̀ àwọn Rāfidah ọjọ́ gọdírì yawmul gọdír ọjọ́ yìí ni annabi sallallahu alaihi wasallam sọ àsọkalẹ̀ pé khilafa lẹ́yìn òun o ali yìí ni yóò máa jẹ́ khalifa ẹ wá wo nǹkan ṣe mọ̀ pé nínú àwọn ṣubú àwọn tó lágbára jùlọ ni ta fi ma ń tàwọn èèyàn jẹ torí pé ó láwọn ìṣẹ̀lẹ̀ ta fẹ́ sàlàyé ìṣẹ̀lẹ̀ gọdírí ìtàn tó ní pẹ̀lú gọdírí so torí pé ó ní a ó ní authentic version rẹ̀ ó sì ní shia version rẹ̀ ó ní authentic version rẹ̀ ó sì ní shia version rẹ̀ at least ó léyìí tó ṣẹlẹ̀ gangan tó wà recorded nínú àwọn tíra súnnà so ó léyìí tó ṣẹlẹ̀ gangan tó wà recorded nínú àwọn tíra súnnà so ó sì léyìí tó ṣe pé kíni ó sì léyìí tó ṣe pé àwọn rọ́fídọ̀ náà fi kún bọ̀ kí ni wọ́n pè ní gọdír gangan so in tán pè ní Godir ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní àyè tán pè ní gọdíru khum gọ̀dírù gọ̀dírù khum so àìtà ń pè ní gọ̀dírù khum kí ní ń pè ní gọ̀dír gọ̀dírì ni àyè tó ṣe pé àwọn omi òjò so àwọn omi òjò máa ń ṣe kí ni ó máa ń kójọpọ̀ ń bẹ̀ so àwọn sẹ́ìlì àwọn omi àgbàrá ó máa ń ṣe kí ni ó máa ń kójọpọ̀ síbẹ̀ àyè tó pè ní gọ̀dírì ni so àyè tó mi máa ń wà ń bẹ̀ pé omi òjò tó bá rọ̀ yóò kójọpọ̀ síbẹ̀ sàìtàn pè ní Ghadir lélẹ̀ so àyè yìí wà láàrin Makka sí Medina àyè yìí wà láàrin Makka sí Medina so àyè yìí wà láàrin Makka sí Medina ta ló mọ distance tó wà láàrin Makka sí Medina distance tó wà láàrin Makka sí Medina bí láti ọ̀dọ̀ wa yìí dé Suleja So that is around 430 kilometers. So around 430 kilometers ló wà ní distance láàrin Mecca sí Medina. So, eh, so Ghadiru Khumri ó wá wà sí Medina can be 170, 180 kilometers. So Osman Medina sí 180, 107 kilometers. So kò sì sí ní pàtì, kò sí láàrin pàtì Mẹ́kà sí Medina ta ma ń gbà láyà Nabi sallallahu alaihi wasallam tẹ́yìn ó bá dé bẹ́ẹ̀ èyàn sẹ́kí ni èyàn ó kó lójú ọ̀nà díẹ̀ ni èyàn ó kó lójú ọ̀nà díẹ̀ ni so nígbàtí Annabi sallallahu alaihi wasallam ta Nabi ṣe hajji ta that is hajjatul wada' hajj Annabi sallallahu alaihi wasallam ta musulmi rọ́ láti wá pàdé Annabi láti gbogbo àwọn àyè tán ti gba Islam láti Makka láti àwọn tó wà Makka láti Yemen láti Taif àtàwọn àyè oríṣiríṣi so nígbàtí annabi sallallahu alaihi wasallam wá ń padà so ìrìn Makka sí Medina sire láyé gbàun wọ́n gọ́ra ń kúmí àwọn èèyàn máa rìn lẹ́sẹ̀ 10 days tàbí jù bẹ́ẹ̀ lọ ni so 10 days lè rìn Makka sí Medina so tàbí jù bẹ́ẹ̀ lọ so ten láyé ìgbà yẹn láyé ànábì sallallahu alaihi wasallam so bá sì ṣe máa ń ṣe ni pé tá máa rìn díẹ̀ wọ́n tún sinmi tí àwọn ìgbà tó rùn mọ́ mú yẹn wọn ò ní rìn bọ̀ tó ti dọwọ́ àlásàrì wọ́n ṣe kí ni wọ́n tún gbéra wọn máa rìn so wọ́n sinmi so ó wá padà wá di pé ànábì sallallahu alaihi wasallam ti súnmọ́ Medina so ànábì sallallahu alaihi wasallam sì fẹ́ bá wọn sàhábà rẹ̀ fẹ́ bá wọn sọ̀rọ̀ so anabi sallallahu alaihi wasallam nínú àwọn àyè tán wá dó sí òun ni àyè gọdíru gọdíru khummi àdífì tó lágbára jù táwọn rọ́fídọ̀ ma ń gbára lé ta ma fi ń sọ pé anabi sallallahu alaihi wasallam ṣe kíni anabi sọ nípa khilafa ali yìnyà anabi sọ anabi sì ó sọ̀rọ̀ àsọkalẹ̀ nípa khilafa nípa ìjẹ́ halifa lẹ́yìn ohun pé Ah, Ali ni ó máa jẹ́ halifa so láyé gọdírù kúmù yí annabi sallallahu alaihi wasallam wá dúó pẹ̀lú àwọn sahaba rẹ̀ of course nítorí kíni nítorí pé àyèyí ní ó ní ó ní omi so àyèyí ní omi so ó sì láwọn gí so wọ́n nígbà tí wọ́n wá dúó ẹ wá gbọ́ ẹ̀gbà wá tó lálàáfíà ẹ máa gbọ́ ẹ̀gbà wá tó lálàáfíà o eléyìí wà muslim hadith 2408 so eléyìí wà nù sahihi muslim hadith 2408 alimam muslim sọ pé haddathana zuhair ibn harb wa shuja' ibn makhlad jami'an عن ابن علية قال زهير حدثنا إسماعيل بن إبراهيم حدثني أبو حيان حدثني يزيد بن حيان قال انطلقت أنا وحسين ابن صبره وعمر بن مسلم إلى زيد بن أرقم so tabi'i olóhun àtàwọn èèyàn méjì àwọn lọ sọ́dọ̀ zaid zaid ibn arqam sahaba nabi sallallahu alaihi wasallam wani falamma jalasna ilayhi wani bá tí bá ta jókòó síwájú rẹ̀ qala lahu Husayn Husayn sọ pé laqad laqita ya Zaidu khayran kathira ìrẹ Zaid ibn Arqam ó ti bá dáadáa tó pọ̀ pàdé o ra'ayta rasulallahi sallallahu alaihi wasallam ìrẹ rí òjíṣẹ́ Ọlọ́run bá wa sami'ta hadithahu ó sì gbọ́ hadithi rẹ̀ wa ghazawta ma'ahu ó sì jagun pẹ̀lú annabi sallallahu alaihi wasallam wa sallaita khalfahu ó sì kírun lẹ́yìn rẹ̀ لقد لقيت يا زيد خيرا كثيرا ìrẹ̀ Zaid ibn Arqam orí dáadáa tó pọ̀ gan ẹ wò bá àwọn tabi'ani ṣe máa ń fojú wò àwọn sahaba wọ́n ní hadithna ya Zaid ìrẹ̀ Zaid sọ fún wa ma sami'ta min rasulillahi sallallahu alaihi wasallam àwọn nǹkan tó gbọ́ látọ̀dọ̀ òjíṣẹ́ Ọlọ́run ọba ó ní qala ya ibn akhi wallahi laqad kabirat sinni ó ní mo ti dàgbà wa qadima ahdi táìmù tí mo sì mo ti dàgbà kílòkọ́ rẹ̀ táìmù àwọn ìgbà tí mo lò pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ó ti pẹ́ gan wa nasitu ba'da alladhi kuntu a'i mo sì ti gbàgbé àwọn nǹkan mi nínú àwọn nǹkan tí mo há min rasulillahi sallallahu alaihi wasallam látọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́wọ́n ba fàmá haddathtukum faqbalu so gbogbo tí bá ṣe kíni èyí tí bá sọ fún yín nínú hadithi látọ̀dọ̀ annabi sallallahu alaihi wasallam ẹ gbà torí èyí tó dá mi lójú pé mo rántí nìyẹn oye wà máa lá èyí tí bá sọ fún yín fala tukallifunihi ẹ bá ṣe kíni ẹmí ẹmá láàbọ̀ mi lọ́rùn kí n sọ fún yín ìrántí ni wani thumma qala wani zaid ibn arqam wa sọ hadithi ẹ ma gbọ́ hadithi dáadáa oni qama rasulullahi sallallahu alaihi wasallama yawman fina fina khatiban wọ́n ní òjíṣẹ́ ọlọ́run ọba dìde lọ́jọ́ kan láàrin wa lẹ́ni tí ń ṣe khutba fún wa àti lẹ́ni tí ń bá wa sọ̀rọ̀ bima'in láyé omi kan yúdá khumman wọ́n ma ń pè khumman that is gọdírù khum bayna makkata wal madina ó wà láàrin makka àti medina wọ́n ní fa hamidallaha wọ́n ní annabi sallallahu alaihi wasallam dúpẹ́ fọ́lọ́wọ́ ba wa athna alayhi ó sì yìn Ọlọ́run ba wa wa'adha ó sì ṣe wáàsí wa dhakkara ó sì ráwọn yẹ̀lẹ́ sí Ọlọ́run ba thumma qala wọ́n ní lẹ́yìn náà annabi wá ní amma ba'd lẹ́yìn wá gbaná ala ayyuhan nas ẹ̀yin yau fa yushiku an ya'ti ya rasulu rabbi òjíṣẹ́ olúwa mi lè wá fa ujiba kémìnà sí kíni kémìnà sí dálóhùn òjíṣẹ́ olúwa mi lè wá láti wá gbẹ̀mí mi láti wá mẹ́mí mi lọ ìsúnmọ̀ rẹ̀ nìyẹn wọ́n ni wa ana tarikun fikum thaqalayn mo wá fẹ́ fi sáàrin nǹkan méjì kan tó wúwo awwaluhuma ìkan àwọn nǹkan méjì tó wúwo yìí kitabullah tírà Ọlọ́run Ọba fihi alhuda wan nur imana àti male wà ńbẹ̀ fakhudhu bi kitabillah edi tírà Ọlọ́run Ọba mú wastamsiku bihi esigbamu wani fahatha ala kitabillah wani annabi sallallahu alaihi wasallam e nkori aja àwọn èyàn nípa tírà Ọlọ́run Ọba wa raghaba fihi ó sì ṣe wọ́n lójú kòkòrò sí thumma wa ahlu bayti lẹ́yìn náà àwọn ará lè mi o wọ́n ni annabi ni udhakirukumullaha fi ahli bayti eh ìran yí létí ń pa Ọlọ́run Ọba nípa àwọn ará lè mi o udhakirukumullaha fi ahli bayti ìran yí létí ń pa Ọlọ́run Ọba kẹ́ bẹ̀rẹ̀ Ọlọ́run Ọba ń pa nígbàtá nabi sallallahu alaihi wasallam sọ̀rọ̀ anábi ni mo fi nǹkan méjì lẹ̀ fún yá bí aláwọ̀kọ́ òní kíni kitabullah nígbà tó dákọ̀ kitabullah anábi dákọ̀ nǹkan tá ṣe tó wọ́ sí tíra ọlọ́wọ̀n bá bí kí lá anábi ní ká ṣe ká dì mú ká gbà mú oye so anábi kílì nǹkan ẹlẹ́kejì tá anábi sallallahu alaihi wasallam dákọ̀ àwọn ará ilé kábẹ̀rẹ̀ ọlọ́run ọba nípa àwọn ara rẹ̀ wọ́n ni faqala lahu Husayn so Zayd ibn Arqam ti sọ hadithi tán fáwọn tán wáwá wọ́n ni Husayn wọ́n sọ fún pé wa man ahlu baytihi ya Zayd àwọn owó ni àwọn ara rẹ̀ ìrẹ Zayd alaysa nisa'uhu min ahli baytihi sáwọn ìyàwó rẹ̀ sínú àwọn ara rẹ̀ ni qala nisa'uhu min ahli baytihi wọ́n ní àwọn ìyàwó rẹ̀ wà nínú àwọn aráalé rẹ̀ walakin ṣùgbọ́n ahlu baitihi àwọn aráalé rẹ̀ man hurima sadaqatu ba'dahu wọ́n ní àwọn tó yẹ pé sàárà ó ṣèwọ̀ fún wọn lẹ́yìn rẹ̀ qala wa man wọ́n náà wọ́n ni ẹmọ́ wá gbọ́n kàtọ́ sọ um alu aliyin àwọn alu bayt annabi sallallahu alaihi wasallam ni yau wa alu aqilin wa alu ja'farin wa alu abbasin qala kullu ha'ula'i haruma as-sadaqatu a hurima as-sadaqah qala na'am wọ́n ni wọ́n bi pé sí gbogbo àwọn yẹn ni sàrá òtọ́ fún wọn sọ́dákọ̀ òtọ́ fún wọn oníbẹ̀ẹ́ni so bí hadithi bó ṣe wánú sahihi muslim ni àmá àwọn rọ́fídọ̀ tọwọ́ bọ hadithi àwọn rọ́fídọ̀ tọwọ́ bọ hadithi wọ́n sì fi tàn àwọn èèyàn tó pọ̀ gan nínú àwọn èèyàn wọ́n fi tàn wọ́n gan wọ́n fi dankaru mọ́ lọ́wọ́ wọ́n fi sọ wọ́n di ọ̀tá àwọn sàábí annabi sallallahu alaihi wasallam wọ́n fi sọ pé ọ̀rí alannabi sallallahu alaihi wasallam tó ró wà nínú tíra àwọn rọ́fídọ̀ ẹmọ gbọ́nkara ọkọ́ ó wà nínú tíra àwọn rọ́fídọ̀ ní pé lẹ́yìn gbàtà nẹ́bí sallallahu alaihi wasallam sọ ilé ànábì wá ní kíni ànábì wá ní ọya gbogbo yín àlì yìí ni mo yàn ní khalifa o so wọ́n fi lé ikún pé ọya gbogbo yín àlì yìí ni mo yàn ní khalifa o ó wà nínú tíra àwọn rọ́fídọ̀ bẹ́ẹ̀ but àwọn àlékún kọ̀ọ̀kan wà tó yàtọ̀ sí tinú muslim ẹ wo àwọn àlékún yìí by levels àlékún aláwọ̀ kan wà nù ó wà nù kílùkọ rẹ̀ ó wà nù musnad imam ahmad àti tirmidhi òun náà ni pé mankuntu maulahu fa'aliyun maulahu àlékún ìyàwó olùmọ́sọkú lálàáfíà la kíni kútúmà man kúntù mauláhù ẹni tí mo bá jẹ́ maulá fún ẹni tí mo bá jẹ́ ẹni tó ṣe kíkíni ó nífẹ̀ẹ́ so ẹni tó bá ṣe pé ó nífẹ̀ẹ́ mi tó sì mú mi kíni tó mú mi ní alárànṣe olùbáṣe fa aliyun mauláhù aliyun náà jẹ́ni tí ó nífẹ̀ẹ́ alábáṣe olùṣe olùrànṣe so eléyìí jẹ́ àlékún aláàkọ́ eléyìí rinlẹ̀ àlékún ẹlẹ́ẹ̀kejì òun ni wọ́n ma rí nínú àwọn riwáyà mi wọ́n ni Allahumma waliman walahu wa adiman adahu ni pé ó wà nù hadith yìí bẹ̀ eléyìí àwọn olùmọ̀ sọ pé dọ̀ífù ni so àwọn olùmọ̀ sọ pé dọ̀ífù lálékún yìí so wà nù Tirmidhi àti Ahmad bákanáà èyí tó ti ẹ̀wà tó burú jẹ́ ìjúnú àlékún òun ni èyí tó wà ní Tabarani pé wansur man nasarahu wakhdhul man khadhalahu wa adiri alhaqqa ma'ahu haythu dar eléyìí kò nílẹ̀ ara ti ara kódà àwọn afá ní gini eléyìí irọ́ pọ́nbélé ni eléyìí irọ́ pọ́nbélé ni ó di lẹ́fù mélòó lẹ́fù mẹ́ta lẹ́fù ẹlẹ́ẹ̀kẹrin àwọn kan ní lẹ́yìn gbàtán nabi sallallahu alaihi wasallam wá sọ̀rọ̀ nínú tíra àwọn Rāfidah sí wọn pé ẹni ìdákọ̀ tíra al-Ghadīri àwọn nǹkan tí tíra yìí sì kó sínú ní àwọn nǹkan wọ́n wá kọ 11 mujallad àdíìsì tá ka yìí àti ká fún wánú muslimu wọ́n wá kọ mujallad 11 so bọ́sí ma ń ṣe nìyẹn so wá kọ 11 mujallad lórí ẹ̀ tó rẹ̀ tó bá fẹ́ parọ́ irọ́ irọ́ yóò kàn máa hùn kúhùn náà ni yóò kàn máa hùn kúhùn jọ náà ni so a nínú àwọn tíra àwọn míì wọ́n ní anábì tí wọ́n ṣe kíni anábì wá bọ́ kílòkọ rẹ̀ búrúdà rẹ̀ ó wá fi kọ́ àlìyí lọ́rùn ọwà nìtọ́ nínú tí àwọn ará fi dọ̀mí wọ́n ni ó yà gbogbo yẹn mọ́ wá búra fún àlì ìbò lẹ́yìn mí o òun lẹ́mù ní khalifa wọ́n sàfi kún tó pọ̀ tó pọ̀ tó pọ̀ nínú tí àwọn fi dọ̀ ẹ̀mọ̀ ka 30 pages ẹ̀ tí ka hadithu gọdírì tán ẹ̀mọ̀ ka 30 pages ẹ̀ tí ka hadithu gọdírì tán nínú tí àwọn fi dọ̀ wọ́n tún wá sọ pé kíni wọ́n tún wá sọ pé àwọn tó gán ní kútùbà yìí wọ́n tó 100,000 náà àwọn sàhábà of course àwọn àwọn kílòkọ rẹ̀ àwọn afá aládìsí wọn sọ pé àwọn tí wọ́n wá ṣe hajj pẹ̀lú annabi tán gan ní hajj annabi tán wá nínú àwọn mùsùlùmí wọ́n 200,000 àwọn afá mọ́ sọ ilé àmọ́ àti sọ fún wa pé kí ni annabi sallallahu alaihi wasallam ti parí iṣẹ́ hajj àbí láti ọjọ́ wo ni iṣẹ́ hajj ti tán àtọjọ́ 13th oye so la, annabi sallallahu alaihi wasallam ti kú ní hajj so annabi sallallahu alaihi wasallam ti ń padà lọ sí medina àbí so anabi sallallahu alaihi wasallam tin lọ tin lọ tin lọ distance mélòó la sọ ko ku ti anabi ó fi súnmọ́ Medina bí eh bí 160 170 bí 160 170 kilometers ló kúta anabi sallallahu alaihi wasallam fi ti dé Medina òun ni gọdírù khummi ẹ dákun sẹ́ni tí ń lọ Yemen sáwọn to wá láti Yemen sí wọ́n bá nẹ́bì dé gọdírù khummi torí báyìí ni ó Mẹ́kà wa báyìí yemen wọ́n sálẹ̀ báyìí so medina wọ́n báyìí ṣé àwọn tí wọ́n lọ kí ni sáwọn tí wọ́n lọ sí medina ṣé wọ́n bá nẹ́bì dé gọ̀dí rohom sáwọn tí wọ́n lọ sí tọ́yif wọ́n bá nẹ́bì dé gọ̀dí rohom àwọn tó ń lọ ìrá kò tẹ́ kò tẹ́ possible oye so ó túnmọ̀ pé kí ni ó túnmọ̀ pé bóyá àwọn tó ń padà sí medina àbáwọn tí wọ́n ń kọjá medina àbáwọn tó ń gbé láyìíká medina náà yìí wà pẹ̀lú kí ni pẹ̀lú ànẹ́bì sallallahu alaihi wasallam so wọ́n wá lọ lo òǹkà àwọn tí wọ́n wà ní hajj wọ́n lọ lókí ni wọ́n lò fún àwọn tán ṣe ìdá àwọn tán wà ní Godirukum aláwọ̀kọ́ nìyẹn ẹmọ́ agbọ́ o in jẹ́ fi wá mọ̀ pé kẹ́nìkan kan mẹ́tàyín àwọn Rāfidah ọmọ nǹkan tí wọ́n ń ṣe àwọn Rāfidah ní wọ́n sọ pé lẹ́yìn ikú Ànábì sallallahu alaihi àwọn sàhábà irtaddu wọ́n fi Islam lẹ̀ wọ́n di kèfèrí bí Abu Lahabi oye àwọn kan sọ̀hábà di kèfèrí àyàfi kí ni àyàfi àwọn òǹkà bídọ́un aw bídọ́àtún àwọn òǹkà díẹ̀ náà wọ́n ṣe kí ni wọ́n di kèfèrí àwọn náà wọ́n sì sọ pé àwọn èèyàn mélòó ló ṣẹ́hìdà so ó túnmọ̀ pé nínú ọlẹ́ 1000 wọn ò tó mẹ́wàá tí wọ́n sẹ́kùn Islam kẹ́bà fi ọ̀rọ̀ aláwọ̀kọ́ tó mọ́ ń sọ nìyẹn ọ̀rọ̀ lẹ́ẹ̀kejì wọ́n máa sọ pé nígbàtí Ọlọ́run bá ti sọ fún Ànábì pétọ̀ Àlí yìí ni ó jẹ khalifa o lẹ́yìn tó bá lọ tán o tètè yá sọ fún àwọn èèyàn so tètè yá sọ fún àwọn èèyàn wọ́n Ànábì wọ́n bẹ̀rù Ànábì wọ́n bẹ̀rù Ànábì wá rí sọ ìgbàtán nábí o wá kọ̀ tí o wá fẹ́ sọ wàláhì nǹkan tí ń sọ fún wa yíò wà náà tíra àwọn rọ́fídọ̀ algodiri yíò wà ń bẹ̀ o ìgbàtán nábí sallallahu alaihi wasallam o wá fẹ́ sọ fáwọn sàhábà ọlọ́wọ́ sọ wallahu ya'simuka minan nas inna allaha la yahdi alqawmal kafirin pé anabi wa ń bẹ̀rù anabi ò fẹ́ sọ pé ali ni khalifa wallahi nǹkan tá à ń sọ yìí wà nù tíra àwọn rọ́fídọ̀ ẹ̀wọ̀n kó dákọ̀ algodiri náà ni algodiri yóò gbogbo kìíní yóò padà sọ náà yóò padà sọ yóò padà débi eléyìí náà tíra algodiri 11 mujallad so ó wá ṣe kíni wọ́n ní ọlọ́run wá sọ kalẹ̀ fún ànábì pé ya ayyuhar rasul balligh ma unzila ilayk balligh ma unzila ilayka min rabbik tètè sọ fáwọn èèyàn pé Ali yìí ni khalifa lẹ́yìn rẹ̀ o ẹwùn kan ẹ máa wo ànábì tọ́lọ́run bá ti sọ kalẹ̀ fún lọ́jọ́ arọ́fà pé kí ni al-yawma akmaltu lakum dinakum òun náà lọ́tún wá sọ kalẹ̀ fún pé kí ni balligh ma unzila ilayk ẹ wo irọ́ irọ́ làwọn fi ń sẹ́sìn o irọ́ làwọn fi ń sẹ́sìn wọ́n tún wá máa ń sọ pé anábi máa ń sọ pé anábi sọ bí ọ̀rọ̀ yẹn pé taraktu fikum as-saqalayn ma in tamassaktum bihima èyí tí mo fi mọ́mọ̀ ka riwaya muslim fún wa nìyẹn ṣé anábi sallallahu alaihi wasallam sọ pé ẹ̀dì mọ́ méjèèjì ara ewo la nabi ní ẹ̀dìmọ́ kitabullah ó wà nù tí àwọn ará fìdọ̀ bẹ́ẹ̀ so ma àwọn hadithi kan wà make sure pé authentic source Lo sí ma ń kó ti hadithi in tó bá sì rí ní authentic source yóò tó ọ yóò tọ́ mọ́mọ́ wáwá kó wá kí so wani pe pé àà anábì wá ní ókè óyá ẹ̀dì àwọn méjì mú tẹ́ bá ti dì wọ́n mú ẹ̀ ní kíni ẹ̀ ní sọnù wọ́n tún ní anábì sọ pé tarafuhu biyadillah mo ti fi nǹkan méjì kalẹ̀ fún yín apá alákọ̀ọ́kọ́ rẹ̀ ọwọ́ ọlọ́run ló wà wa tarafuhu al-akharu bi aidil muslimin ẹ̀ pé nínú àwọn ríwáyà ni wọ́n ní wà ìtìrọ̀tì wa itrati ahlu bayti ló wà nínú riwaya tó lálàáfíà ahlu bayti ló wà nínú riwaya tó lálàáfíà in tí ẹ wo hadith yìí bó ṣe ń fi ọlá àkílùkọ rẹ̀ ọlá aliyi hàn so hadith yìí bó ṣe ń fi ọlá aliyi hàn tó ń fi ọlá àwọn ahlu bayti hàn torí pé a sọ fún apé nígbẹ̀yìn aliyi hàn anẹ́bí wa sọ pé kí ni man maulahu fa aliyun maulahu ní pé lẹ́yìn bọ̀ ilé iná kìí ṣe ẹ̀rí fáwọn Rāfidah torí pé tó bá yẹ pé léyìí ẹ̀rí ni eléyìí ṣe clear ọ̀rọ̀ pé kíni Àlí yìí ni ó jẹ khalifa lẹ́yìn mi tó bá yẹ ẹ̀rí lélẹ́ fún wọn tán Abubakar lẹ́rí tó clear jùlẹ̀ lọ ẹ̀rí ti Àlí ni àbí yusalli bin nas ya'ba Allahu wal mu'minuna illa Aba Bakr ẹwùn kíá sẹ́wọ́ ẹwọ́ adúrọ̀ àwọn ẹ̀rí àwọn ìṣàrọ̀t àwọn ìtọ́kasí lẹ́yìn ikú ànẹ́bí nígbàtí ikú ànẹ́bí sallallahu alaihi wasallam súnmá tá ànẹ́bí fi ń tọ́ka sí Abubakar tọ́ tẹ́lẹ̀ tàbágbà tàbágbà lásán ni ó tàbágbà pé ókè anabi fi ń tọ́ka fún ali yìí nítọ́ àwọn èyí tí anabi wá fi ń tọ́ka fún abubakar nǹkan so eré jẹ́ bá sí ma ń ṣe bákan náà ẹ rí pé ahlu bayti lànàbí sọ́mbẹ̀ tó bá ṣe pé ká máa jẹ filafa ni ní ahlu bayti anabi àwọn ìyàwó anabi náà ahlu bayti anabi ni àwọn wọ́la ni zaid ibn arqam tó gba hadithi wa àwọn olóòpè ní ahlu bayti anabi ahlu ali ahlu aqil ahlu ja'far alul abbas den kò yẹ kí wọ́n ní problem pẹ̀lú àwọn abbas tán padà dé khilafa tán padà dé kò khilafa ẹ rí pé kí ni àwọn rọ́fìdọ̀ náà gbóná jù lórí wọn nígbà tán padà dé khilafa so ẹ báyìí so gbogbo eléyìí àwọn ìwíkúwí jágbajàgba tí wọ́n máa ń wí nípa in tó jọ mọ́ irọ́ ni o bẹ́ẹ̀ ni wallahi a àríyìí a ní ó padà débi pé àwọn sálàfù ní ah láàánà Allahu rọ́fìdọ̀ kọ́lọ̀wọ́ bá kó sẹ́bi láwọn rọ́fìdọ̀ àwọn sálàfù sọ bẹ́ẹ̀ pé ní pé ah Sufyanu Thawri bẹ́ẹ̀ni Sufyanu Thawri ìlú wo ni Sufyanu Thawri gbé ha el so Sufyanu Thawri so o ma sọ pé kọ́nà ọba kó sẹ́bílé àwọn rọ́fídọ̀ àwọn ṣíà ó ní mana'atna wọ́n kọdíwa an nadhkura fadaila aliyin wọ́n díwa lọ́nà ká máa dákọ àwọn ọlá tí ń bẹ fún àlì torí pé kíni torí pé àwọn òye wọn ògbò wọ́n lálà sí àwọn sọ̀hábà nẹ́bì kìí sí pàwọ̀ wọn lálà sí àwọn àlìyò ara but ibi táwọn ti ń sọ àwọn fẹ́ fi àwọn nǹkan míì lọ́lẹ̀ ni kò jẹ́ kí orí kò jẹ́ kó ẹwùn nǹkan báyìí ìyẹn jẹ́ aláwọ̀kọ́ nínú nǹkan tẹ́ni yìí sọ ní ọ̀rọ̀ yìí ó ní wọ́n fún ní tíra algodir tíra nù tán fún ní o yóò padà máa sọ gbogbo nǹkan yìí fún yín ẹ wọrí ẹlẹ́ẹ̀kejì tí wọ́n ni pé ó sọ ń bẹ̀ ó sọ nú ibi tó ibi kílípù yìí tó ti sọ pé òun ṣe àálì lòun ó ní àwọn náà láwọn tíra hadith so àwọn náà láwọn tíra hadith báwọn náà sí ní kútùbù síta àwọn náà láwọn tíra ìpé wọ́n láwọn sí ha wallahi kò sí sí ha lọ́dọ̀ àwọn rọ́fídọ̀ bóyá ni yóò mọ́ntán pé ń sí ha ni sí ha àwọn kílòkọ rẹ̀ àwọn eh, sahihul bukhari sahihul muslim àwọn tíra tó kó kíni tó kó ẹ̀gbà wá tó lálàáfíà sínú so ó fi ń rinlẹ̀ páwọn láwọn sí ha ìsìn sọ pé kìí ṣe gbogbo tó wà ní Bukhari lọ́làlàfíà ṣe rí báyìí pé ẹni ìfẹ́ ó fẹ́ sọ yín di Shia ni o ìwọ̀n sọ àwọn tíra mẹ́rin tó jẹ́ ìpìlẹ̀ lọ́dọ̀ àwọn Rọ́fídọ̀ fún lọ́dọ̀ àwọn Rọ́fídọ̀ tíra mẹ́rin àwọn tíra kílòkọ́ rẹ̀ àwọn tíra hadithi mẹ́rin kan wà tó pé àwọn wọ́n máa ń pè wọ́n ní kí ni al-kutubul aláwọ̀kọ́ ni al-Kafi al al ti alkulaini alkafi ti alkulaini yéè àwọn òpùrọ́ àwọn halka ha àwọn òpùrọ́ ayé àwọn zanadikọ̀ ló pọ̀ ń bẹ̀ bámú àwọn zanadikọ̀ àwọn àwọn kèfèrí bámú àwọn ọ̀tọ́ ìsìn ọlọ́run ba àwọn bàtìníyà àwọn náà sẹ́kín àwọn tán gba ìgbàwà látọ̀dọ̀ wọn nìyàn so al-Kulayni so àwọn tíra tán pé àwọn rọ́fí àwọn ṣíà náà láwọn tíra hadithi o àwọn nǹkan tó ń sọ ni wọ́n sọ ń bẹ̀ pé ẹ mọ̀ rí ngbà mí náà tó fẹ́ mọ́ jọra wọn àwọn tíra tán àwọn hadithi tán jínú Bukhari àti Muslim ngbà mí ni wọ́n wà fi kún wájú wọ́n fi kún lẹ́yìn ẹlẹ́kejì nínú tíra eh, al-Kutubul lọ́dọ̀ àwọn rọ́fídọ̀ òní man la yahduruhu ti al-Qummi man la àwọn tíra burúkú ni o àwọn tíra tíra òsì tíra ìsẹ́kẹfẹ̀rí sọ́lọ́wọ́n bá àtànẹ́bì sallallahu alaihi wasallam bákanáà tíra tahdhibul ahkam ti àtúsí àti al-istibsar náà àtúsí na lókọ̀wọ́n náà ẹ máa wo alkafi alkulaini ẹmùgbà tí alkulaini kú àbí aráàmùgbà tó sẹ̀mí bí 329 hijira hijiri bí 329 hijiri ni al-Kulayni sẹ̀mí so al-Qummi òun kú ní bí 381 hijiri at-Tusi bí 460 ó sì ń fi pé àwọn náà ní tíra hadithi kalẹ̀ ó sì fi nílẹ̀ fáwọn irú àwọn èèyàn báyìí àmọ́ àwọn tíra àwọn hadithi sunna kò sí kí ni kò gbá wọlé kò sí nǹkan tí ń jẹ́ sí háhà lọ́dọ̀ àwọn ṣíyà irọ́ lèyàn bá pàdé lọ́dọ̀ wọn eléyìí pẹ̀lú àpanupọ̀ àwọn mùsùlùmí pé kò sẹ́ni tó ń parọ́ táwọn rọ́fídọ̀ àwọn ṣíà àwọn náà wà áwà fi rìnlẹ̀ fúnra wá ń sìn kódà fẹ́ni tí ó mọ́ kéwú rárá yóò mọ̀ ń sìn lọ́dọ̀ àwọn ṣíà wọ́n ní kíní kan tán pè ní tẹ̀kíyà wọ́n ní kíní kan tán pè ní túkíyà túkíyà yìí ìjẹ́ mọ̀nẹ́fìkì pẹ́mbẹ́rẹ́ ni nifak kí ni nifak kéèyàn fi nǹkan míì sínú kéèyàn bá ṣe gíní kéèyàn máa sọ nǹkan míì síta àwọn Rāfidah máa sọ pé lā dīna liman lā kíni liman lā taqiyyata lahu kò sẹ́sìn tí ó fẹ́ni tí ó bá ṣe gíní tí ó bá máa ṣe taqiyya tó bá jẹ́ mùnáfìkí tó bá ní nifaq oye so tó bá ní nifaq èyí ṣe Rāfidah èyí ṣe Shia òdodo that is ó gbọ́dọ̀ máa parọ́ ọ̀tọ̀ ni nǹkan tó ń ṣẹlẹ̀ ọ̀tọ̀ ni bó ṣe rí ọ̀tọ̀ ni nǹkan tó máa sọ ẹ dákun àwọn tí wọ́n ń fi rọ́jọ́sìn fọ́lọ́wọ́n ọba òdodo owó lèyàn fẹ́ express lọ́dọ̀ wọn so eléyìí òye kò nídìí kí ẹ kí wú sí ara sí ara wọ́n ní nǹkan tó ń pè ní tẹ̀kíyà òun ni pé kí ni ọlẹ́ máa parọ́ ọ̀tọ̀ ní nǹkan tó fi sọ́kàn máa wá sọ nǹkan míì jáde ọlẹ́ máa parọ́ bó bá ṣe wọ́ gbogbo bó bá ṣe wọ́ ló sí lólé máa parọ́ eléyìí gan ti tó láti mọ̀ wọn ló kù rọ́ à ń bèlè tà sí wọn wá sí kí ni wọ́n ń pa jẹgbẹ̀jẹ̀gbọ̀n rọ́ nínú àwọn àwọn tán jẹ́ tán mọ́ ń gba ìgbà wá fáwọn Rāfidah òun ni Abu Abu Mikhnaf Abu Mikhnaf Abu Mikhnaf Lut ibn Yahya so Abu Mikhnaf Lut ibn Yahya ó parọ́ tán ilẹ̀ mọ́ lálákùnrin àwọn olùmọ̀ hadithi ni kazabun rọ̀fìdì kazab òpùrọ́ pẹ́mbèrè ni òpùrọ́ pẹ́mbèrè ni àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹgbàwà rọ́fìdọ̀ tó máa fẹ́ àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹgbàwà àwọn ṣíà tó máa ń sọ pé ẹ̀hún wà nù àwọn súnnà so Abu Mikhnaf fi iná máa ń fi ń tì sí ibi tíra àtọ́bárí náà wọ́n sì ti máa ń rí so torí pé Abu Mikhnaf àtọ́bárí gba àwọn ìgbà wá látọ̀dọ̀ rẹ̀ kódà ọ̀rọ̀ Saqifa à ń bọ̀ wábẹ̀ Saqifatu Bani Sa'id so gbogbo pé ìyá àwòrán àwọn sọ̀hábà Nabi sallallahu alaihi àwọn sálàfù rere kíyàn fi mọ̀ pé àwọn Rọ́fídọ̀ òpùrọ́ pọ́nbẹ̀rẹ̀ ni wọ́n látàyí àwọn Imam Maliki Abdulaziz uh, Ashhab ibn Abdulaziz faqihu ahli Misr ahli Misr ó sọ pé su'ila al-Imam Malik ó ní wọ́n bi al-Imam Malik rahimahullahu ani Rọ́fídọ̀ wọ́n bi wọ́n nípa àwọn Shia faqala la tukallimhum má wala tarwi anhum má sì gba ìgbàwá látọ̀dọ̀ wọn fa innahum yakdhibun torí pé wọ́n ń parọ́ alimamu shafi'i wọ́n gbà wá látọ̀dọ̀ alimamu shafi'i pé alimamu shafi'i sọ pé lam ara ahadan ìrẹ́ ni kẹkẹrí ashhadu a lam ara ahadan ashhada bi zuri min ar ìrẹ́ ni kẹkẹ tí ń jẹ́rìí sí kéètò tán rafida àwọn ṣíà Yazid ibn Harun ó sọ pé yuktabu an kulli sahibi bid'ah wọ́n ni àwọn bid'ah èyàn kọ hadithi látọ̀dọ̀ wọn idha lam yakun da'iyatan tí ó bá mọ́ pẹ̀pẹ̀ sí bid'ah rẹ̀ illa ar-rafida àyàfà àwọn rafida fa innahum yakdhibun torí pé àwọn rafida máa ń parọ́ àwọn ṣíà máa ń parọ́ ẹwọ̀n kẹ́ al-a'mash suleiman ibn mihran so ó ní adọ́rọ̀tù nasa àwọn tán ma wọ́n ni o àwọn ará kúfà ó ní adọ́rọ̀tù nasa ó ní mo bá àwọn èèyàn wa ma yusammunahum illa al-kadhdhabin kò sókọ ma ń pè àwọn rọ́fìdọ̀ ju pé kíni ju pé àwọn òkúrọ́ ni wọ́n so kò sí ní tí ń jẹ́ ha lọ́dọ̀ àwọn òkúrọ́ o sí háhà wo ló fẹ́ ọlọ́dọ̀ àwọn òpùrọ́ àwọn tó ń fi tẹ̀kíyà àwọn tó ń fi rọ́sí Ọlọ́run Ọba kan jáde kan sọ pé wọn ò fi rọ́sí Ọlọ́run Ọba kó wá dìfẹ́ǹdì eléyìí Allahul musta'an wíwà pé yẹn fẹ́ fi Allahul musta'an ẹni yíwá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ tó sàfẹ́ fi wó àwọn sàhábà ńlẹ̀ tó sì fẹ́ fi tako súnnà nabi sallallahu alaihi wasallam ó ní ẹ̀wọ̀n pé imam bukhari ma ń fọ́ lórí fọ́ lérí ga ó sì kórìíra alimamul bukhari rahimahullahu ta'ala ó ní imam bukhari tẹ́rin wo kò pọ́síbù kí imam bukhari ṣe kó kọ gbogbo ohun tó kọ ohun torípa afọ́jú ni imam bukhari so afọ́jú ni Imam Bukhari àwọn àdísì tó sì wà ní Sahih Bukhari ó sì kíni ó wọ 5,000 so bóò ni ó sì wá sí kíni bóò ni ó sì wá lè kójọpọ̀ èmi ò mọ problem ẹni yìí pẹ̀lú àwọn afọ́jú kí ẹ̀kẹ́ ní ìjú pẹ̀lú àwọn afọ́jú àwọn ẹrú Ọlọ́run ọba àwọn afọ́jú tó ti wà látàyé àwọn ayé Ànábì sallallahu alaihi wasallam tọ́lọ́wọ́n bá fi wọ́n sí sàhábà Ànábì nínú àwọn tabi'in wọ́n tún wà bẹ́ẹ̀ Qatada Qatada àwọn afáàmì sọ pé afọ́jú ni àbó wà nínú ó wà nú tahdhibul kamal bẹ́ẹ̀ so wà nú tahdhibul kamal pé afọ́jú ni ó sì wà nú àwọn tíramì pé afọ́jú ni so ẹwọ sheikh muhammad ibn ibrahim alu sheikh majmu'u fatawa rasaili wọn mujallad 15 yóò àti wà sọ Sheikh bin Baz Sheikh bin Baz pé nǹkan jáde nínú newspaper lónìí wọ́n ti rọ́dà rẹ̀ lọ́la pẹ̀lú làákàí tó mú bérebére Sheikh Ubaid so àwọn tí bàbá yìí ní iṣu pẹ̀lú ni o àwọn afọ́jú so ìwọ náà tó wá jẹ́ afọ́jú ń sinmi àìtọ́ jẹ́ mùsùlùmí tó jẹ́ olùwá ìmọ̀ ó rí pé ó rí pé kò gbá ti Imam Bukhari ó ní Imam Bukhari afọ́jú ni so yóò wá gbá ti wọ́ so kò yẹ ká afọ́jú kankan wà tó yẹ kó ma tẹ̀lé o so but reality ni pé Imam Bukhari Imam Bukhari èyí sáfọ́jú olódo lárákùnrin so olódo bá mú so aláìmọ̀kan torí pé nínú tàríkù Dimashq tí Ibn Asakir àti tàríkù Baghdad tí Al-Khatib àti àwọn tíra bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn tíra bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so irú hadiyu sari ti alhafiz ibn hajar náà muqaddima fathul bari wọ́n sọ pé a zahabat aina muhammad ibn ismail al-bukhari àwọn ojú méjèèjì muhammad ibn ismail al-bukhari ó ṣe kí ni ó lọ fi sígọ́rìhì nígbà tó wà ń kékeré ìgbà tó wà lọ́mọdé ó ṣe kíni ó lúzi eyesight rẹ̀ fara'at walidatuhu fil manam wọ́n ní ìyá al-Imam al-Bukhari wọ́n wá rí lójú oorun Ibrahim al-Khalil Ibrahim ọ̀rẹ́ ayò ọlọ́run ọba faqala wọ́n Ibrahim wá sọ fún pé ya hadhihi ilẹ̀ alábìnrin qad radda Allahu ala ibnika basarahu ọlọ́run ọba ti dá ìríran ọmọ rẹ padà ọlọ́run ọba ti dá padà fún li kathrati bukaik nítorí bó ṣe máa ń ṣe kíni nítorí púpọ̀ bó ṣe máa ń sunkún lọ́pọ̀ tó máa ń ṣàdúrà sọ́lọ́run ọba kọ́lọ́run dá so nǹkan tó ṣẹlẹ̀ nígbà tí alimam Bukhari wà ni o alimam na bá mú na wọn ò sì gbá ojú wọn tún fọ́mọ́ lẹ́yìn ìgbà tán ṣe kíni lẹ́yìn ìgbà títí fi sàláìsì àbí wọn ò rí nàmọ́ títí fi sàláìsì ibo lòun ti wá rí tiẹ̀ kó sọ fún wa ibo ló ti rí pé alimami Bukhari rahimahullahu ta'ala ibo ló ti rí pé imam Bukhari o afọ́jú ni bóò ní ó ṣe wá kó kíni bóò ní ó ṣe wá kó 5000 hadith jọ ambele tà síbẹ̀ àwọn èèyàn wà tán jẹ́ afọ́jú tásìkò jọ àwọn àfá aládìsì bámúbámú ó ti ẹ̀pọ̀ nínú àwọn kíni nínú àwọn àwọn mọ́kírí àwọn tó máa ṣe kíni àwọn tó máa ń kọ́ àwọn èèyàn kùránì àwọn ulama qira'at tánkọ àwọn mujallad bámú wípé àfọ́jú ni wọ́n nínú tan Islam kíyàn sì fẹ́ kíyàn sì fẹ́ ba iṣẹ́ àti kíyàn fẹ́ diminish kíyàn fẹ́ tẹ́mbẹ́lẹ̀ àwọn àfọ́jú nínú Islam nítorí al-Imam al-Bukhari eléyìí rọ́sì tún ni lèyàn fi ń ti sọ́dọ̀ al-Imam al-Bukhari ó tún sọ síwájú ó ní imam al-bukhari tírà sahih bukhari ta ní lọ́wọ́ wà yí kèése kèése òun ni sahih bukhari ẹ má gbọ́ àtakò ẹ má gbọ́ bọ́rọ̀ ó sì máa bí wájú ó sì máa takò ìrù borí ó sì máa takò ìrù ó imam bukhari tírà méjì ló kọ ó kọ jami'u saghir ó sì kọ jami'u al-kabir ẹ wò ó dó torí ọlọ́run òun ló sọ pé kíni òun ló sọ pé Imam Bukhari ò lè kọ ni kò lè kọ̀ǹgá púpọ̀ tó díjọ́ tó wá ló kọ Jamiu Kabir kíni àtọ̀ láàrin Jamiu Sagira Jamiu Kabir àdíjì mélòó ló wà mí méjì tí afọ́ ẹn tí ò lè kọ̀ǹgá púpọ̀ yóò kọ yóò kọ kékeré tó wá kọ ńlá láàbí ìtàsí eléyìí kò sí nǹkan tí ń jẹ́ jami ọ̀sọ́gìrì jami olùkẹ́bìr kéwú dàrúmọ́ lọ́wọ́ ni o tí ó kọ tí ra al-Imam al-Bukhari gangan ni gini aljami olmusnadu musnadu sahih aljamiu al-musnadu sahih al min umuri rasulillahi sallallahu alaihi wasallam wa sunanihi wa ayyami aljami olmusnadu musnadu sahih al من أمور رسول الله صلى الله عليه وسلم وسننه وأيامه إن تفاق بتو دي جامع الصحيح جامع الكبير أتي جامع كني الجامع الصغير ما لوني بيا وتيرا حديث مي لو في داكو àwọn tíra àwọn àfá aládìí mi tó ti الجامع الصغير saghir òun náà ṣe بيا òun náà tíra aljami'u sọ̀gírí ti suyuti bóyìn ló fẹ́ sọ torí aljami'u sọ̀gírí tó gbajúmọ̀ suyuti ló kọ ẹ̀dàkùn bí kí ẹmọ́ confuse imam bukhari sí suyuti ẹ̀rí pé òdó ni so òdó bá ni o so aljami'u eh, aljami'u sọ̀gírí aljami'u kabir al pé kò sí tí ń jẹ́ sọ̀híhù bukhari imam bukhari ò kọ sọ̀híhù bukhari aljamiu sọ̀hí ẹ síbí wọn náà lọ nípa afọ́jú ni wọn ò lè kọ̀ǹkan tó pọ̀ ẹ lákùsẹ́ tí ò lè kọ̀ǹkan tó pọ̀ ló kọ́kọ́ kọ jamiu sọ̀gír ó tún wá kọ jamiu kẹbír ẹ wodó allahul musta'an ẹ wodó ó ní nínú àwọn tíra táwọn ọlọ́fíìtọ̀ tún fóun ó ní sam ìwé sam nígbà tó tún sí ìbò sam ni sam ló jẹ́ ṣé òun so ó ní inú àwọn ilé ìlèyàn sí lè máa rí ibi tán tí ń ṣépè fún Abubakar àti Umar èyàn ò pé àbọ́yá ibi bàí ó fẹ́ yẹn nìna pé bá sí ń ṣépè wọn ò ṣe kíni kò dáa ara ọ láti bẹ́ẹ̀ ó kàn yà lọ ni ó kàn yà lọ ní tàbá fẹ́ sọ hakoik so oní tàbá fẹ́ sọ hakoik ibẹ̀ ní fi ń rinlẹ̀ pé kí ni ṣí àálì lòun torí pé òun nífẹ̀ẹ́ àálì so nítorí ẹ̀ ṣí àálì lòun òun sì nífẹ̀ẹ́ Fatima òun sì nífẹ̀ẹ́ Hassan àti Hussein dákùn musulmi wo ni ò nífẹ̀ẹ́ àálì ni ò nífẹ̀ẹ́ Fatima ni ò nífẹ̀ẹ́ Hassan àti Hussein ẹ adúrú báwọn musulmi ṣe ń sọmọ wọn ní àálì àálì àálì ẹwà dúrú bá mùsùlùmí sí sọmọ wọn ní Fatima ọmọ annabi sallallahu alaihi wasallam táwọn èèyàn bá tún bíbẹ̀ jì wọ́n tún sọ ní gíní Hassan àti Hussein ẹwò fẹ́ táwọn èèyàn ní sàn nabi sallallahu alaihi wasallam dákùn só wá dìgbà tá bá tó bú Abubakri ẹwò bí tí wọ́n yìí mùsùlùmí lọ sórí bàtà abá tó sẹ́bílé Abubakri ká tó nífẹ̀ẹ́ Ali awásọ̀dì ọlọ́run ọba nínú ìfẹ́ tó yẹ pé ta ní sí Ali ìfẹ́ tó yẹ pé a ní nífẹ̀ẹ́ àlì àyàfùgbàtà bá tó lálà sí àbúbákiri awá ìsọdí ọlọ́wọ́ bá ń bẹ̀ ọlọ́wọ́ ní fún wa ní ìrùfẹ́ báwọn ìfẹ́ tá fi lè máa dákọ gbogbo àwọn sọ̀hábà nẹ́bí sallallahu alaihi wasallam pẹ̀lú dáadáa ní kọ́lọ́wọ́ bá jogún fún wa ọlọ́wọ́ má jogún ìfẹ́ burúkú ìfẹ́ ṣètánì tó wọ alákùnrin yìí lẹ́mí so ọlọ́wọ́ má jẹ́ kó wà wá lẹ́mí o ìfẹ́ tí gbogbo àwọn sọ̀hábà nẹ́bí tí wọ́n ti fi máa jẹ́ ni ẹni láwọ́wọ́n sí kíni ní kọ́lọ̀ ọba kó jogún fún wa ibẹ̀ ló ti wá sọ̀rọ̀ pé àbòsí èyí ó gbé àgbòsí sẹ́gbẹ́ kan ni mahma khan ẹ wá wo látàárọ̀ gbogbo àbòsí tẹ́ni yìí ti ń ṣe àbòsí tó ṣe fún Imam Bukhari èyàn parọ́ mọ́ Imam Bukhari pé afọ́jú ni ẹwùn sábòsí kọ́ lélẹ́yìn ó túnmọ̀ pé àwa náà ṣe kíni àwa náà yanjú àbòsí ni o àwọn náà yanjú àbòsí ni ibẹ̀ ló ti wá mú àwọn sọ̀hábà la ilaha illallah ló wá ń ya àwòrán wọn bí àwọn tí wọ́n mọ̀ tí wọ́n ń ṣe àwọn tí wọ́n ṣe kí ni àwọn tó yẹ pé kò ní nǹkan míì tí wọ́n ń ju pé kí ni ká máa jàsípò olórí lọ ó ní ó tún wá gbọ́lá fúnra rẹ̀ lórí àwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam torí in tó fi ń ròyìn àwọn sọ̀hábà ó ní kò sòhun bẹ́ ó ní ó yẹ kí dàmú bá wọn sọ̀hábà lẹ́yìn ikú ànábì ni ó yẹ kí dàmú bá wọn ni irú dàmú tó dé bá Àlì ṣùgbọ́n kò dé bá Abubakar àti Umar ẹ̀ẹ́dàbòsí ẹ̀yìn àti rábòsí báyìí sẹ́wẹ́ kọ́ ìdá wọn náà ni àbòsí ká sí kí ni ká gbé ìṣẹ́gbẹ̀ kan mahma kan gbogbo ẹni tí ó bá jẹ́ gbogbo ẹni tí ó bá wà látọ̀dọ̀ rẹ̀ àbòsí èyàn wá ń sàbòsí àwọn sọ̀hábà nẹ́bì àwà dákẹ́ sallallahu alaihi wasallam kò dùn abubakar àti umar kò dáwọn sọ̀hábà ẹ má hadithi anas hadithi wa nu Muslim imam ahmad انس رضي الله عنه سقوي لما كان اليوم الذي قدم فيه رسول الله صلى الله عليه وسلم لو لوجو تو سي سيبي اوديسي الله اوبا دي سي المدينه سي المدينه اضاء منها كل شيء ابي اضاء منها آه، كل شيء, آه، أبي كل شيء ó ṣe kí ni ó tẹ̀mẹ́lẹ̀ sí gbogbo nǹkan tó wà nù rẹ̀ gbogbo nǹkan tó wà nù rẹ̀ ló ní mẹ́rẹ̀ falamma kana al-yawma alladhi mata fihi nígbà tó di ọjọ́ tí annabi sallallahu alaihi wasallam kú azlama minha kullu shay gbogbo nǹkan tó wà nù rẹ̀ ló ṣe kí ni ló dúdú látara àbànújẹ́ tó dé bá wọn annabi sallallahu alaihi wasallam látara bó ṣe lágbára lára wọn so bó sì lágbára lórí àwọn sahaba nabi sallallahu alaihi wasallam alhafiz ibn rajab ẹ ma gbọ́ bí alhafiz ibn rajab sin juwe nǹkan tó ṣẹlẹ̀ sáwọn sahaba nabi oni walamma tuwufiya sallallahu alaihi wasallam nígbàtí annabi sallallahu alaihi wasallam kú idtaraba almuslimun ah àwọn muslimi gbọ́n àwọn muslimi ó ṣèkì àwọn muslimi faminhum man duhisha fakhulita ẹlòmí lákàyẹ̀rẹ́ kan dàrú kùkàmà kàtí ń ṣe máa nígbàtá nabi sallallahu alaihi wasallam kú ó lákàá ìrẹ́kẹ́ dàrúgbò kan mẹ́tí ń ṣe mẹ́nà àwọn sọ̀hábà nabi ibn rajab ní sọléyò ibn rajab ibn rajab nínú lataiful ma'arif ó ní wa minhum man aq'ada ẹlòmí nígbàtá nabi sallallahu alaihi wasallam kú ó ká jòkó wa minhum man i'tuqila lisanuhu ẹlòmí àti pé ahá rẹ̀ kà sí kí ní ahá rẹ̀ kàn ó kàn gẹni falam yathiqil kalam kódà kò rọ́rọ̀ sọ à ìbẹ̀rù débẹ̀ ní èyàn sákín o tí yàn bá ti fílì àwọn ìbẹ̀rù kan rí kódà ọ̀ nílé múùfù ìta fún wọn sọ pé sáà ní fèrè ńlé ọ́sà lè fẹ́ atẹ́gùn sínú fèrè wallahi tí bá ti fílì àwọn fíẹ̀ kan rí àwọn fíẹ̀ kan ó gbé ọ ó fẹ́ pariwo gan wallahi kí ní ò sí ní jáde lẹ́nu rẹ̀ voice rẹ̀ ò ní jáde àwọn àbẹ̀rù kan wà tí ó mú yàn báyẹ̀ pé ah wọ́n lọ fẹ́ pariwo olè olè ara ọ̀ kò ní jáde olè olè olè wallahi àwọn àbẹ̀rù mi lágbára dé lẹ́wù yẹn ìbẹ̀rù tó ní agbára sáwọn akíkanjú àwọn tó fẹ́ sí àwọn róòmù àwọn kèfèrí àwọn kèfèrí Quraysh Ànábì sallallahu alaihi wasallam kú ó sì di pé kíni ó sì di pé wọn rọ́rọ̀ sọmọ́ ẹlòmí ìjókòó kò rí bí dìde wọ́n ni wa minhum man ankara mawtahu bil kulliyya ìbẹ̀ náà wọn sàhábà Nábì tó yẹ kò tí ẹgbàpá Nábì kú rárá àní ò pọ́síbù kò pọ́síbù tẹ́mọ̀ tán bá fúnyàn ní ro ikú àwọn obìnrin tó bá fún wọn ní kò ríro pé à ah, kọ́lọ̀n kó má fi ìsàdánwò fún wọn ah, ọkọ̀ ẹ̀rẹ́mọ̀ sáré sí à ah, ní òpó ẹ̀dẹ́kọ̀ ẹmọ́ bàbí sáwà dáa kò ní bìlífẹ̀ kò lè bìlífẹ̀ láyéláyé ẹmọ́ bàbí sáwà dáa wọ́n kún lé láàárọ̀ yìí bó ṣe rí fún àwọn sàhábà nabi sallallahu alaihi wasallam ẹlòmíwà lè ní à ọ̀rọ̀ ibn Rajab là ń ká àdífì fún ọ nínú Sahih al-Bukhari sọ̀híhù ti wá ní ó kìí ṣe ti al-Kulayni èyí tó kún fún àwọn ọ̀rọ̀ èyí tó kún fún ìpé ìyànlá wa Aisha ní zina in tí ń pè ní sí ha fún yínú tíra al-Kulayni tíra àtúsí àbáwọn tíra míì náà tíra al-Majlisi biharul anwar zulumat so sọ̀híhù bukhari hadith 3667 ìwọ náà lọ ká fún rẹ látọ̀dọ̀ yálà wa Aisha ìyàwó annabi sallallahu alaihi wasallam obìnrin mímá àwọn Rafida àwọn Shia yìí wọ́n padà sọ́dọ̀ ta Aisha o wallahi wọ́n ṣe ń bọ̀ ní o wọ́n mẹ́yẹ̀ bọ̀ lápò ní o wọ́n padà sọ́dí ọ̀ta yálà wa Aisha wọ́n padà sọ fún ọkún sí náà ni Aisha wallahi wọ́n bọ̀ sí wọ́n bọ̀ wábẹ̀ wal iyadhu wọ́n ni nígbà ìyálà wọn Aisha ni nígbàtí annabi sallallahu alaihi wasallam kú hadithi yìí sí látọ̀dọ̀ ìyálà wọn Aisha nìkan ó wá látọ̀dọ̀ Abdullah ibn Abbas ó wá látọ̀dọ̀ annabi sallallahu wasallam wọ́n anna rasulallahi sallallahu alaihi wasallam mata wọ́n ni ọlọ́wọ́ bá kú wa Abu Bakrin bisunhi wọ́n ní abubakar wà láyé tán pè ní asúnhì ya ni al'aliya ayé tán ma sí al'aliya wọ́n ní faqama umaru yaqul wọ́n ní umaru wá dìde lẹ́ni tí sọ pé wallahi ma mata rasulullahi sallallahu alaihi wasallam so wọ́n ní umaru dìde ń sọ pé mo fọ́lọ́wọ́ bá búra òjíṣẹ́ Ọlọ́run bó sáláì sísẹ̀ ẹwọ́n tó dé bá wọn sàhábà nẹ́bí sallallahu alaihi wasallam ẹwọ́n tó dé bá wọn àdáwò dé bá wọn débi pé wọ́n mọ́rù wà disturb ó ní ẹni ní wọ́n sọ pé in tó àmọ́ kò bá kíni kò bá Abubakar àti Umar nǹkan ṣe Umar débi pé ń sọ pé àní ànábì òkú ẹmọ́ sọ pé ànábì kú nínú riwaya mi ó ní Umar fadayọ́ pé tó ń bá gbọ́ lẹ́nu rẹ̀ pé ànábì sáláìsí òun ó rẹ̀ ẹ̀dàkùn ó sì ní àdánwò bá àwọn sọ̀hábà ẹwọ àbòsí àwọn sọ̀hábà báyìí ẹwọ àbòsí táwa ní sàbòsí báyìí ẹwọ ìṣẹ́ àbòsí àwọn sọ̀hábà nabi sallallahu alaihi wasallam yalla wa Aisha tẹ̀síwájú wani wa Umar wani Umar sì sọ pé wallahi ma kana yaqa'u fi nafsi illa dhaka pé ìgbà tí mo sọ kò sí tó wà lẹ́mìí mi jù báyìí lọ́nà pé ànábì òkú níṣẹ́ ìgbà tí mo sọ kìí ṣe pé ìkàfí ń sọ òkè àwọn àwọn kí ló kọ́ rẹ̀ àwọn àwọn àdánwò kan lágbára gan kọ́nà kó mọ́fà àdánwò kan wá ní tẹ́ẹ̀rí wàlọ́hì àgbàlagbà ẹni tẹ́ mọ̀ lákíkanjú tẹ́rẹ̀ yóò sì mọ̀ tọ̀ sára àdánwò tán àdánwò ní o kọ́nà kó mọ́fà àdánwò kan wá so wọ́n ni wala yab'athannahu Allah wọ́n ni Umar wọ́n sọ pé Ọlọ́run bó gbé dìde fala yaqta'anna aydiya rijalin wa arjulahum yóò sì gé kíni yóò gé ọwọ́ àwọn èèyàn kan àtẹ́sẹ̀ wọn wọ́n ni fàjá abubakirin wọ́n wá wá fakashafa an rasulillahi gbà tó wá dé wọ́n ní faqabbalahu ó wá kí sí annabi sallallahu alaihi wasallam ẹ̀dàkùn ẹwọ nká ẹwọ àbò sí abúbákiri àti Umaru wọ́n sì ní kò ká abúbákiri àti Umaru lára wọ́n ní ó wá kí sí annabi sallallahu alaihi wasallam wọ́n ní qala bi abi anta wa ummi mo fi bàbá mi àti ìyá mi mo fi rọ́pò fún wa nabi sallallahu alaihi wasallam tibta hayyan wa mayyitan ó dùn láyé àti lẹ́yìn gbàtọ̀ òkúta ó wá ní walladhi nafsi biyadi mo fi ẹni tó yẹ pé ẹ̀mí rẹ̀ ń bẹ lọ́wọ́ rẹ̀ mo fi búra la yudhiquka Allahul mawtatayni abadan ọlọ́run ò ní jẹ́ kó tọ́kú méjì wò ثم قال وني ثم خرج ولينا أبو بكر جدي فقال أيها الحالف ولينا واسبكني إرتون برا فالنبيكو على رسلك سجج فلما تكلم أبو بكر جلس عمر إما أبو بكر صار عمر جوكو وني فحمد الله عمر وان يرابا فحمد الله فحمد الله أبو بكر abubakar yin ọlọ́wọ́ ba wa athna alayhi ó dúpẹ́ fún ọlọ́wọ́ ba ó sì yìn wa qala ó sọ pé ala man kana ya'budu muhammadan ẹni tó bá ṣe pé muhammad ló ń jọ́sìn fún ọ sallallahu alayhi wa sallam fa inna muhammadan qad mat muhammad ti kú wa man kana ya'budu allaha ẹni tó bá wá ń jọ́sìn fún ọlọ́wọ́ ba fa inna allaha hayyun la yamut ọlọ́wọ́ ba ọba tí ó ma sẹ̀mí lọ tí ò ní kú láyé láyé ni ó wá ka àyà pé innaka mayyitun wa innahum mayyitun òkú ni ọ́ òkú làwọn náà wa qala ó tún ka àyà pé wa ma muhammadun illa rasulun ọlọ́wọ́ bá ní muhammadu jẹ́ kankan àyàfi òjíṣẹ́ ọlọ́wọ́ bá sallallahu alaihi wasallam qad khalat min qablihi rusul àwọn òjíṣẹ́ ti wá síwájú rẹ̀ afa imata ṣe tó bá kú aw qutila àbí wọ́n pa inqalabtum ala aqabikum sẹ́gùrí kún bí ẹ̀sìn ni faman yanqalib ala aqibayhi falan yadurra Allaha shay'a ẹni tó bá sì gún rí kòkò ní ní ọlọ́wọ̀n bala rárá o wa sayajzi Allahu shakirin gbogbo lè abúbákiri abúbákiri fi tu àwọn èèyàn lẹ́mìí qala fanashaja an-nasu yabkun wọ́n ní àwọn èèyàn bẹ̀rẹ̀ sí sunkún la hawla wala ẹ wo àbòsí àwọn sàhábà fà ẹ wo àbòsí àwọn sàhábà wọ́n ní àwọn èèyàn bẹ̀rẹ̀ sí sunkún àwọn sàhábà wá ń sunkún èyí sì ń parọ́ máa sọ hábà pé ikú ànẹ́bì ò káwọn lára wọ́n wá ń sọ pé káṣe kí ni ká yọ àbòsí sẹ́gbẹ́ kan àbòsí wo ló tó eléyìí wọ́n ń sọ pé àwọn sọ hábà ikú ànẹ́bì káwọn lára ẹjẹ́ ń túká ọ̀rọ̀ Ibn Rajab fún ilẹ̀ kẹsì hadithi láti kà fún ayé Ibn Rajab sí ni walamma tuwuffiya sallallahu alaihi wasallam nígbàtí ànẹ́bì sallallahu alaihi wasallam kú idh taraba فمنهم من دهش فخلط قلت ما تنسما ومنهم من أقعد ألمي جوكو فلم يطق القيام قل ربي لما ومنهم من اعتقل لسانه ألمي أهلك باي فلم يطق الكلام قل سيكيني قريبي صرما ومنهم من أنكر موته بالكلية ألمي زي ديناي كوري بطا بطا ibn al-arabi al-maliki ẹ máa gbọ́ nǹkan tí abubakar ibn al-arabi al-maliki sọ nínú alawasim min al-qawasim ó ní wadtarabati al-hal ìsẹ́sí àwọn èèyàn dàrú fakana mautu nabi sallallahu alaihi wasallam qasimata adh-dhahri ikú annabi jẹ́ nǹkan tó sẹ́yìn àwọn èèyàn wa musibata al fa amma aliyun wọ́n ní ẹ̀rí aliyo fastaghfa fi bayti fatima ó kàn wà nínú ilé fatima àdánwò yẹn ní agbára fún ọgá wọ́n ni wa amma usman wọ́n ni ẹ̀rí usman fasakata ó kẹ dákẹ́ ni ẹwùn kẹfà àwọn sọ̀hábà tí èyàn sàbò sí wọn pé ikú ànábì ò káwọn lára ni ó ibn arabi ní sọlẹ̀ yóò wọ́n ni wa amma umar wọ́n ni fa ahjara wàkọ́ọ̀lẹ̀ mẹ́mẹ́ ta rasulullah wọ́n ní Umar wọ́n ṣe kíni òun wá sọ̀rọ̀ wọ́n ní òjíṣẹ́ Ọlọ́run ọba òkú wà iná ma wà ádáhù rabbuhu kama wà ádá Musa Ọlọ́run bá kan promise rẹ̀ ni so bẹ́ Ọlọ́run bá ṣe promise Musa wala yarji anna rasulullah àtọ̀rọ̀ tó sọ ẹ ma wá gbọ́n ka ti al-Qurtubi al-Maliki ẹ ma gbọ́n ka ti al sọ nínú tafsiri rẹ̀ ó ní hadhihi al-aya ó ní àwọn aya tí abubakar kai adallu dalilin àwọn ẹ̀rí tó tọ́ka sí jù ni ala shaja'ati siddiq lórí ìjẹ́ akíkanjú abubakar siddiq wa jara'atihi àti ìnígbóyà rẹ̀ wọ́n ní fa inna shaja'ata wal jur'ata wọ́n ní torí pé ìjẹ́ akíkanjú àti ìnígbóyà wọ́n ní hadduhuma ìtẹ́yàn fi ma ń máa kíkájú àti ìníbóyà thubutul qalbi 'inda hululil masa'ib kọ́kàn dúó nígbà tádàwò bá dé kọ́kàn rìn rẹ̀ ẹwọ Abubakar fa ẹgbọ́n kan táwọn sọ̀hábà Nabi sọ nígbà tí Abubakar sọ̀rọ̀ yẹ tẹ́ni Ibn Abbas sọ pé wallahi laka anna an-nasa lam yakunu ya'lamuna anna Allaha anzalaha hatta talaha Abubakar bí ìgbà pé àwọn èèyàn mọ̀ pé Ọlọ́run bá sọ ayà yẹn kalẹ̀ tẹ́lẹ̀ àfìgbà tí Abubakar ká fún wọn ara àwọn èèyàn wá tútù ara àwọn èèyàn tí ìdàmú ti dé báwọn èèyàn pé ha kí ló ṣẹlẹ̀ yìí kí lẹ́lẹ́ yìí ẹnìkẹ́ sì ń ṣe àbò sí àwọn sọ̀hábà nẹ́bì ní pé ikú ànẹ́bì ò káwọn rárá la hawla wala quwwata illa billahi ẹ̀gbọ́n kan tí umaru sọ ni umaru rọ ni wallahi laka anni lam atlu hadhihi al-ayata qattu ayati abubakar kayi tó fi fuwa lẹ́mi balẹ̀ tó fi jẹ́ kalawa balẹ̀ tó kàn di pé àwọn èèyàn kan sunkún lásán lókù ó ní bíbà kó òun ò kárí ni bí ìgbà pé òun ò kárí ni nínú àwọn nǹkan tẹ́ni tó wá fi sẹ̀rí pé ikú anabi sallallahu alaihi wasallam kò ká abubakar àti umar la òun ni saqifatu bani sa'id that is àwọn àṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ ní saqifatu bani sa'id that is tẹ́ntì àwọn banu sa'id kí ló ṣẹlẹ̀ ń bẹ hadithi tán kàlẹ̀ kan ni so hadithi tán kàlẹ̀ kan fún wa yẹn náà ni hadithi aisha yẹn bọ́ sọ fún wa pé aisha ni kakọlù gbà wa o hadith yìí pọ̀ tó pọ̀ tó pọ̀ bẹ́ẹ̀ kódà ó gùn gẹ́ nínú sahih al-bukhari ti riwaya ibn abbas tó sàlàyé bí umaru sí sàlàyé gbogbo ẹ̀ lórí mímbàrí wọ́n ni nínú hadith yẹn wọ́n ni wajtama'ati al-ansaru ila sa'ad ibn ubada wọ́n ni lẹ́yìn bóyá ọjọ́ kan àbí ìgbà díẹ̀ àwọn ansọ́rù péjọpọ̀ so ní kíni ní ilé Sa'd ibn Ubada wọ́n ní fi Saqifati Bani Sa'ida ní Saqifa Bani Sa'ida wọ́n sọ pé faqalu minna amirun wa minkum amir ká mú amir kan látọ̀dọ̀ wa kẹ́yìn náà mú amir kan látọ̀dọ̀ yìí láti sàwọn muhajirun àtàwọn ansọ́rù wọ́n ní fa dhahaba ilayhim Abu Bakrin wa Umar ibn al-Khattab ẹwùn ká báyìí ẹ máa wo nǹkan in tafẹ́ fi sẹ̀rí pé Abubakar àti Umaru ṣe kíni wọn ò ikú annabi ò káwọn lára ni ẹ máa wo annabi sallallahu alaihi wasallam ti kú Umaru ti ṣe kíni Umaru ti banújẹ́ àwọn sọ̀hábà ti sunkún wọ́n ti wá kàmà àwọn sọ̀hábà after àgbà tí wọ́n kàmà àwọn sọ̀hábà kìí ṣe pé immediately o a ń bọ̀ wá sílẹ̀ after àgbà tí wọ́n kàmà àwọn sọ̀hábà kìí ṣe pé immediately ni o nǹkankan wá ń ṣẹlẹ̀ wọ́n rí pé àwọn asọ́rù tí ń péjọpọ̀ ní sẹ̀kífà bani eh, sáàìdà yá wọ́n ti fẹ́ yẹn olórí pé kèése bó ṣe yẹ kó rí nìyàn ẹ̀dàkùn àwọn owó ní ó tún ṣe kíni àwọn owó ní ó tún máa gbìyànjú láti dáàbòbò al'umma àwọn owó ní ó tún máa gbìyànjú láti ṣe kíni láti dáàbòbò al'umma tí Abubakar àti Umaru bá dìde sí ma wọ́n wá dìde sí ẹmọ́gbọ́ wọ́n ni wa abu ubaida ibn al-jarrah wọ́n ṣe kíni àti abu ubaida ibn al-jarrah ó túnmọ̀ pé tí ẹ bá ṣe pé àwọn ansọ́rù péjọpọ̀ so circumstance ló fà tá fi lọ́bẹ̀ wọ́n ni fa dhahaba umaru yatakallam wọ́n ni umaru lọ ń sọ̀rọ̀ fa askatahu abubakrin abubakrin kó dákẹ́ wọ́n ni wa kana umaru yaqul wọ́n ni umaru ma ń sọ pé wallahi ma arọ́tù bí dhalika wọ́n ni ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yẹn bí mo ṣe dìde pé mo fẹ́ sọ̀rọ̀ yẹn kò sí kẹ̀kẹ́ tí mo ṣe fẹ́ sí pẹ̀lú rẹ̀ illa anni qad hayatu kalaman mo ti pípẹ́ ọ̀rọ̀ kan pé qad a'jabani tí mo láìkì gan khashitu alla yablughahu alla yablughahu abubakar mo pé abubakar lè má rí sọ tó bẹ́ẹ̀ mi fẹ́ sọ thumma takallama abubakar lẹ́yìn náà abubakar wá sọ̀rọ̀ fatakallama ablaghun nas ẹni mú wá rí pé ah ẹni tó mọ́rọ̀ sọ jù ló tún sọ̀rọ̀ yìí faqala fi kalamihi ó wá sọ nínú ọ̀rọ̀ pé nahnul umara àwa ni kíni àwa jẹ́ amir bá nábi ti ṣe sọ nìyẹn wa antumul wuzara ẹ̀yin lẹ ṣe pé a máa ń ka hadithi pé annu'man ibn ibn bashir bashir bàbá rẹ̀ òun ló wá pé umar àti abubakir àwọn òsì ẹ̀mọ̀ síga so tó máa pè wọn ká máa lọ àbí ká máa lọ so wọ́n á lọ so wọ́n ni abubakir wá sọ̀rọ̀ wọ́n ni ah, faqala ahbab ibn mundhir la wallahi la naf'al wọ́n minna amirun wa minkum amirun so ẹ mú amiru kan látọ̀dọ̀ yín amiru kan látọ̀dọ̀ wa ni faqala abubakar la abubakar ni rárá n pe walakin nal umara àwa quraish la ma jẹ́ umara wa antumul wuzara ẹ̀yin ansar ẹ ma jẹ́ wazir hum awsatul arabi daron àwọn náà sikini àwọn náà dájú nínú àwọn lárúbáwá nílé wa a'rabuhum ahsaban àwọn náà sì jẹ́ lárúbáwá jù nínú gbọ́rọ̀ yóò tẹ́fì rí pé abúbákiri àti Umar ò lọ jà sí ìjẹ́ olórí abúbákiri wá ní kíni fàbáyìí Umar ó yẹ wá búra fún Umar àwọn mélòó lásọ pọ́lọ àwọn mélòó mẹ́ta abúbákiri wá ní ẹ wá búra fún Umar áwú kíni áwú àbá Ubayda àbí ẹ búra fún Abu Ubayda ibn Jarrah faqala Umar Umar náà tó ń wá lọ fún ìjẹ́ olórí wọ́n ni bal nubayi'uka anta ìwọ́lá búra fún wọ́n ni fa anta sayyiduna ìwọ́lọ́ lórí wa wa khayruna ẹni tó lọ́lá jù nú wa wa ahabbuna ila rasulillahi sallallahu alaihi wasallam ẹni tó jíṣẹ́ sí jùlọ so lẹ́yìn gbàtán búra fún àwọn tó wà ní sẹ̀kífà àwọn tó wà ní tẹ́ntì tán búra fún tánwọ́ tó sẹ́kí ni àwọn yẹ́ tún búra fún Abubakar nínú mọ́sálásí nígbàtí Abubakar ò tún rí Àlì ó ránṣẹ́ sí Àlì Àlì náà wá ó sì búra fún sẹ́wùnkẹ́ àwọn ansọ́rù sì yọnu sí torí pé àwọn ansọ́rù ò sí nínú àwọn tí wọ́n gbé kòrú dìde wọn ò takò Abubakar wọn ò takò Umar wọn ò takò Uthman bẹ́ẹ̀ sì ni wọn ò takò kíni wọn ò takò Àlì àpẹẹrẹ pé wọ́n yọnu sí nìyẹn àpẹẹrẹ pé wọ́n yọ́nú sí nìyà èyí tí èyí tí wọ́n lè ṣe kíni in tó wá tún lè wá nínú àwọn nǹkan tí ó tún lè jẹ́ ìrújú àbí tó yẹ pé bóyá nìyí náà sọ tí yẹn rántí òun ni pé kí táwọn Abubakar tí wọ́n lè mọ́ mójútó bá ṣe kírun sí Ànábì àti bá ṣe wẹ̀ bá ṣe sìnkú rẹ̀ àwọn alọ́ wọn alọ́ ń jà só lórí a wà sálàyé fúnra wa lónìí pé àbòsí làwọn èèyàn ṣe fáwọn sàhábà Ànábì o wallahi àbòsí láwọn èèyàn ṣe fáwọn sọ̀hábà nẹ́bì irọ́ ní pa wọn ṣe mọ̀ pígbà tá nẹ́bì sallallahu alaihi wasallam kú ọjọ́ wọ́la nẹ́bì kú ànẹ́bì kú ní ọjọ́ monday nínú so waqad ishtaddat ad that is àsìkò tá nẹ́bì kú duha yẹ́ ti wọ́n wá prepare annabi sallallahu alaihi wasallam tán fún sísí wọ́n prepare ẹ̀tán kíni ní yawma thulatha wọ́n prepare ẹ̀tán lọ́jọ́ tuesday àbí wọ́n wá gbé lórí bẹ́ẹ̀dì inú ilé rẹ̀ so àwọn èèyàn máa àwọn èèyàn wá kò wá sẹ́ni tó nígbóyà yẹn ikú annabi káwọn yẹn láà gan ikú annabi káwọn yẹn láà kò wá sẹ́ni tó ní yẹn

gẹ́gbọ́ ìṣe pé ẹni tó jẹ́ olórí ló lẹ́tọ̀ọ́ sí jù láti ṣe kìnnì láti kírun sí ilá àbí ìmámù àdúgbò rẹ̀ oye so wọ́n wá ṣe kìnnì wọ́n wá ń prepare rẹ̀ so wọ́n prepare rẹ̀ àwọn èèyàn wá kírun àwọn èèyàn wá wọ́n wọlé wọ́n kírun sáà nẹ́bì wọ́n wọlé wọ́n kírun sáà nẹ́bì láti gbàyẹn títí wá tó fi wá di òru ọjọ́ Wednesday òru ọjọ́ Wednesday wọ́n tó sí ànẹ́bì sallallahu alaihi wasallam kò sẹ́ni tó ní gbóyà yẹ láti dàyàkọ́ ànábì sallallahu alaihi wasallam láti dàyàkọ́ àwà àwọn yóò wà lọ́mọdé lágbà lọ́kùnrin lóbìnrin bọ́ sí wọlé wọ́n jáde wọ́n wọlé wọ́n jáde ẹ̀dàkùn sí wọ́n lọ lé wọn pé kọ́mọ̀ jáde kan lọ sí ànábì ẹwà bù sí wọ́n wọ́n ní Umarula tó bá tún fẹ́ káwọn láàrín kọ́ ká káwọn yẹn mọ́ kírun sáà nẹ́bì la kán lọ sí ká gbé kú ọ̀lọ́dọ̀ àwọn fámílì rẹ̀ àwọn fámílì tán lẹ́tọ̀ sí àwọn àrí àwọn Kùrẹ́ṣì àwọn tán jẹ́ Banu Abdul Muttalib tán lẹ́tọ̀ sí ìjù wíwẹ̀ rẹ̀ pípìpẹ́ rẹ̀ fún sàárè ká gbé wọn kú ọ̀lọ́dọ̀ rẹ̀ àbí ẹlòmí kò sí ní tẹ́fẹ́sẹ́ fẹ́lòmí tí ó tẹ̀ lọ́rùn kò sí ní tẹ́fẹ́sẹ́ láyé tó lè táwọn ẹlòmí lọ́rùn wàláhì wàláhì tàláhì báwọn àbúbákiri ò bá lọ síbẹ̀ tó ṣe pé gbogbo nǹkan tí ó tó jẹ́ ìdàkejì ìdàkejì kan tó sọ iná ṣe wàláhì wọ́n wẹ́sùn sí wọn lẹ́sẹ̀ ọlọ́run wá save al'umma al'umma wà dàrú ẹwọ́ ọlọ́run wá sí save al'umma ọlọ́run bá tọ́ àbúbákiri àti ọmọrù síbẹ̀ wọ́n wá lọ bẹ̀ ṣe so wọ́n wá rí ọlọ́wọ́n wá save wà ló mọ̀ bẹ́ ọlọ́wọ́n wá jẹ́ káwọn àǹsọ́rù náà gba àwọn àǹsọ́rù ò sínú àwọn tí wọ́n rí vote rárá àmọ́ wọn wà láàáyí náà ni látàyí àwọn àwọn sọ̀hábà báyìí àwọn wà látàn sásábẹ́ pé àwọn jẹ́ sí àrí yìí náà ni àrí yìí sì ti bọ́ra rẹ̀ kú lára wọn àrí yìí tún wá dìde ní kúfà ní mọ́sálásí kúfà wọ́n sọ pé ẹni tó lọ́lá jù lẹ́yìn nínú al'umma yìí lẹ́yìn annabi rẹ̀ abubakar àti umaru tàwa ó wà mutawatiran látọ̀dọ̀ aliyu pé aliyu sọ ilé ní masáraji kúfà ẹlákùn tó fẹ́ gbà ẹni tẹ́ ẹlẹ́ ń gbìjà ní ohun òsè ohun ò ẹni ìsọ̀ta bí wọ́n ṣe sọ àwọn mùsùlùmí di kèfèrí náà ń wá bí wọ́n ṣe kọ ẹ̀yìn wa sáwọn sọ̀hábà nábì táwọn náà wọ́n máa sẹ́bílé àwọn sọ̀hábà nábì sallallahu alaihi wasallam táwọn náà wọ́n máa sàbòsí wọn pé kíni ikú ànábì ò ká wọn lára ẹwù nǹkan báyìí ṣe rábòsí ṣe rábòsí báyìí o so ibi tán ti fẹ́ bẹ̀rẹ̀ ni fún ọ mùsùlùmí tó ọ̀bá máa wọ́n sì bẹ̀rẹ̀ fún wọn bẹ́ẹ̀ wọ́n fẹ́ padà sọ́ di kèfèrí ni torí pé àwọn eléyìí àwọn ti di kèfèrí lọ́nà tó pọ̀ so kíyàn bẹ̀rẹ̀ Ọlọ́run Ọba insha Allah ta'ala ibi tá ti dóní àwọn nǹkan tó sọ nínú àklípù yìí so òdodo nípa rẹ̀ sí rẹ̀ kọ́lọ́run Ọba subhanahu wa ta'ala kó mọ́ sí wà lọ́nà ìrẹ mùsùlùmí sọ́ra rẹ̀ àwọn sọ̀hábà nẹ́bí ẹsẹ́ ni tí ọmọ tasí o ẹ́ ìbínú ọlọ́run bọ̀ wá láwùjọ tí wọ́n bá ń bọ̀ àwọn sọ̀hábà nẹ́bí o ègbé ọlọ́run bá ń bọ̀ wá lórí àwọn àwùjọ tí wọ́n bá ń bọ̀ àwọn sọ̀hábà nẹ́bí o tí wọ́n lárí wọn tí wọ́n mẹ́yí wọn tí wọ́n yẹpẹrẹ wọn ègbé ọlọ́run bá ń bọ̀ wá lórí irú àwùjọ bẹ́ẹ̀ o sọ́ra ìrọ mùsùlùmí o irú ilé tẹba ti ń yẹpẹrẹ àwọn sọ̀hábà nẹ́bì sallallahu alaihi wasallam ilé ìgbé ni o ìpé ọlọ́run ọba yóò mọ̀ wà lórí ibẹ̀ ni o ọlọ́run ọba subhanahu wa ta'ala kó sọ́wà kó ń bẹ́ o ọlọ́run ọba dákun àdánwò tá fi máa rí àwọn sọ̀hábà láwọn ọ̀tá wa ọlọ́run má jẹ́ á rí o àdánwò tá fi máa ṣépè fáwọn sọ̀hábà ọlọ́run má jẹ́ á kama wá sọ pé ọlọ́run ọba ní ọ̀sẹ̀kín ọlọ́run ọba láàfẹ́sì lọ́jọ́ ọgbẹ̀ndì ọlọ́run ọba kí ó sọ wa kún bèèrè àwọn ilé iná kọ́lọ́run ọba kó jẹ́ kalẹ̀ túbá tí wọ́n bá wá ní túbá ọlọ́run dákùn pa wọ́n rẹ̀ ọlọ́run ti sẹ́mi rẹ̀ ọlọ́run bá ti gẹ́mi rẹ̀ kù sí méjì náà tẹ́lẹ̀ àtàláfíà rẹ̀ ètò kùnà kúmọ̀ lọ هذا والله أعلم وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين